الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم يبعثون أما بعد أدوك فون الله سبحانه وتعالى أترى لكم كياتي فون النبي ومحمد صلى الله عليه وآله وسلم ọ̀rọ̀ tí a ń ṣàlàyé lọ náà ni ọ̀rọ̀ alìhijama ǹjẹ́ a lè ṣe hijama nínú àwẹ̀ ǹjẹ́ a lè ṣe adẹ̀mú àwọn àlàyé wá lórí àwọn mas'ala yẹn another thing tó jẹ́ kí tàbẹ́ká gbóyí níbi ọ̀rọ̀ yìí pé al-karāhiyatu 'inda as-salaf yurādu bihā karāhatu at-tahrīm ṣẹ́gbẹ́ta ti ń rí ní ọ̀dọ̀ àwọn salaf ipe makuruhu ní kìnnìkan ẹ jẹ́ ká lọ mọ̀ wípé makuruhu inda as-salaf ghayru al-makuruhu inda al-mutaakhirin makuruhu táwọn ẹni annaba ṣe máa ń lò kìkín ṣe makuruhu báwọn ẹni ní ṣe ń lò makuruhu tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbá ní makuruhu in tán gbà lórí pẹ̀lú makuruhu náà ni haram náà ni bọ̀wọ́ yìí fẹ́ lò láàrín haram ẹ̀rú mọ́ ń wọn so wọ́n kàn ní makuruhu makuruhu makuruhu Ibn al-Qayyim sálà ilé nínú I'lam al-Makkiyyin níbi àwọn àlàyé kọ̀ọ̀kan tí wọ́n ṣe ń bẹ̀ ìgbé tí Imam Ahmad bá ní kékeré makruhu ni ìgbà mí gan ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ haram wọlé nígbé la yu'jibuni la yu'jibuni èmi ò láìkẹ̀ orí bákan bákan sí mi ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ because ẹ̀rù ma ń bà wọ́n àti sọ halal haram ẹ̀rù ń bà ati àti sọ bẹ́ẹ̀ tó ń jí pé kí haram ni àti ló láàrín ẹgbẹ́ tó ma ń dẹ́rùbà wọn látara wárá òsì ni látara ìkórajú àti ìmábẹ̀rù èwo ló wá ṣe lè ní táwọn èèyàn lágbára àti máa lánà gbàgá ipé kíní kan aláàlé ni tó ń ti pọ́lọ̀ tẹ̀wà sọ pé ni àwọn halala rẹ̀ fúnra wọn àbí kò tó ti pé ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n di ó yí wa straightforward ní pé ni kíní àwọn yóò dẹ̀ máa sọ pé aláàlé ni fún wa gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe ṣe nígbàtọ́lọ́n sọ nípa kínàgbé nípa Ànábì sallallahu sọ fún wa nípa kọkùnrin máa ṣẹ̀ṣọ́ pẹ̀lú gold àbí bẹ́ẹ̀bẹ́ẹ̀ àbí pẹ̀lú aṣọ alharir àrírí di halal gbogbo àwọn kan wíwá wù bí a kùránì takò hadith àbí kùránì takò kùrán àbí hadith takò hadith àbí hadith takò kùrán kò mọ̀ pé in tó bá ti jẹ́ kínàgbé aya kùrán àti hadith kò lè takora wọn aya kùránì lè takò kùrán hadith lè takò hadith kùránì lè takò hadith hadith lè takò kùrán kódà débi pé ọpọlọ tó bá pé gan kò lè takò kùrán ibáyàrí ọpọlọ tó bá ṣe kí ni tó bá pé kò lè takò kùrán so eh, ni nínú kata gbọ́dọ̀ mọ́ bí ní pé alhikmatu fi iftori al-mahjum an alhijamata tushabu dam alladhi fi badani sa'im mimma yusabbibu lahu inhakan wa da'fa wọ́n ní ok tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa wípé ọ̀rọ̀ wípé bí hijama ó jáwẹ̀ ìyàn tán ṣe hijama fún hikmatu wà bí àwẹ̀ rẹ̀ jíjá aṣọ ilé náà mọ́rọ̀ o ní pé wọ́n fa ẹ̀jẹ̀ jáde kó lára rẹ̀ ni ìwọ tó ń gbáwọ̀ lọ́wọ́ wọ́n tún wá fa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mẹ́rin ló kó lára rẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n tún wá fa à nínú nǹkan tó ṣe pé yóò jẹ́ kí ènìyàn yóò jẹ́ kó weak kò tí ẹni jẹ́ kó lè lágbára àti gbàwẹ̀ yẹn أن صارت الحجامة أم تفطر لألا يجتمع على المسلم الصائم عاملا ضعف عامل ضعف في آن واحد عامل ضعف في آن واحد so ní ikọ̀ tó wà bẹ̀rẹ̀ ni pé kó má jẹ́ ko mọ́ nǹkan méjì tí ó jẹ́ kó wíkì musulmi òun mọ̀ sí nínú àwẹ̀ wa amma sababu iftori alhajim faqad kanat hijamatu bi an yamussa alhajim ad-dam bi wasitati mahajimihi

ẹlẹ́ẹ̀kejì ní tágbùdọ̀ mú ní pé mithlul hijamati bil iftar fásdùl irki wa sahabu damil kathir bi wasitati al ibr al musta'malati fil bi jami'i anna kulla hadha ikhrajun lid dam fil badan wa ikhrajuhu yusabbibu al inhaq wa ad-da'f lis sa'im mimma yusabbibu iftar as-sa'im wal iftar bil fasdi wa sahabi ad-dami ala al qawl rajih الذي اختاره شيخ الإسلام مقتضى القياس wọ́n ní ṣe rí example ìjámà onígbígbà tán bá fa ẹ̀jẹ̀ jáde gan lára yẹn gẹ́gẹ́ bí àwọn abẹ́rẹ́ tán ma ń lò ní àwọn mustashfayat àwọn hospital tán ma fi ń draw ẹ̀jẹ̀ bí tán ma gba ẹ̀jẹ̀ lára yẹn wọ́n ní wọ́n ṣe kìyàsí lè lórí ìyẹn náà ni wípé èyàn tán bá ti tó bá ti lọ donate ẹ̀jẹ̀ lọ sí tó àwọ̀ rẹ̀ ti já lórí kìyàsí wípé ìjámà jáwẹ̀ because hikmah tó wà bẹ̀ náà hikmọ̀ tó wà ń bẹ náà ni pé ẹni yóò wík èyàn tó máa fẹ́ ẹ̀jẹ̀ lára rẹ̀ náà náà gbé tó bá tó máa fẹ́ ẹ̀jẹ̀ lára yẹn wọ́n ti kọ́kọ́ tó àwọn abẹ́yà bí kí na máa ń tòsí bí mọ́ta àti mílìkì gbogbo ní kọ́kọ́ tó síwájú hmm, bí item 7 ni gbogbo ẹ̀ eh, indomie spaghetti gbogbo ti wà ní wájú ẹni yìí ń fẹ́ jẹ́ lẹ̀ tán báyìí ń jẹ lọ ni so mo dẹ̀ mo dẹ̀ notice pé lóòótọ́ tí ẹ̀ bá fi ẹ̀jẹ̀ lẹ̀ ó dà pé òyí mọ́ fẹ́ kọ́yẹ̀ díẹ̀díẹ̀ ránà hmm, kí mo ti dán orí <laughs> so yóò fẹ́ rí oyi fẹ́ mọ́ ah, kí ló ń se mí ojú mi fẹ́ balance dáadáa máa àti kí ẹ̀ sáré lọ jẹun kí ẹ̀ lọ wá oúnjẹ gidi jẹ so ilé gbogbo ilé ìtàn sọ yìí hikman ni fún wípé kí nìdí tó kọ́kọ́ jẹ́ haram bọ̀ yóò mọ̀ clear wípé ó ti padà jẹ́ ó ti padà jẹ́ sí jawaz nítorí hadith pé wọ́n ti kọ́kọ́ ní ká mọ̀ sí wọ́n ti padà wá ní sí kí ni o ká sí tó ń ti pé mọ́ sábà wọn hanabila ni pé ó sì jáwẹ̀ náà so wọ́n ní khuruju damil yasir min min khali'i digsin aw sahbi aynati damin li tahlil aw jarhin wa nawi dhalika la yuftiru as-sa'im wọ́n ní keje jáde ẹ̀jẹ̀ kékeré kó jáde láti bí bí abi isadi yo àwọn but tó bá jáde tẹ́yin tó bá gbé mi ó ti jáwẹ̀ ó ti jáwẹ̀ ṣẹ́rítẹ̀ bá gbé ìtọ́ mì kò jáwẹ̀ ìyẹn ò jáwẹ̀ a ń bí lọ́wọ́ àfáàkà tí èyàn bá gbé tọ́mì kò jáwẹ̀ bọ̀ tí èyàn bá gbé ẹ̀jẹ̀ mì ń wá jáwẹ̀ wọ́n ní bẹ̀ẹ̀ ni rízi ni pé irú tèmi ṣàlàyé wọ́n ni Eh, kí náà lè um, ó wà ó mọ́ wà lẹ́nu always ẹjẹ́ ń tẹ ọ̀rẹ́ yóò dáadì òun wà strange bí ìgbàtí ẹ̀bá fi nǹkan mí sẹ́nu náà nígbà tó bá mú làbídùn fi sẹ́nu náà ní so ìtọ́ mọ́ wà lẹ́nu yẹn always ní so bọ̀ ẹjẹ́ ń tẹ ẹjẹ́ kìí ṣe tí mọ́ sábà wà lẹ́nu tó mọ́ ń gbẹ́mù tó mọ́ ń lọ tó mọ́ ń gbẹ́mù tó bá jáde lẹ́nu yẹn kọ́ èyàn ó tú ni ò já ni èyàn gbọ́dọ̀ gbé mi tó bá gbẹ̀mí àwárẹ́ ti já kọ́sdán tó bá gbẹ̀mí kọ́sdán ṣe bá rà bí so fàkọ́wàjá milalik nìsíyà nìsíyà náà àbí kí náà kìnnìkan bẹ́ẹ̀bẹ́ lọ báyìí bóyá ìyẹn kẹm iye mọ́ ah ó ti lọ́wọ́ subhanallah khata'an aw jahalan àbí bẹ́ẹ̀bẹ́ lọ ṣá so khilaf al-ulama ẹ̀ka wo khilaf àti àṣàrọ̀ sí bí khilaf yẹn amẹ́jíká tún gbéyẹ̀wò díẹ̀ wọ́n ní ikhtalafa al-ulama fi al-hijama hal tufattiru sa'im aw am la wọ́n ní ọ̀rọ̀ wà lọ́dọ̀ àwọn àfá lọ́dọ̀ àwọn onímọ̀ ìpé ǹjẹ́ kíní ǹjẹ́ ó bá àwẹ̀ jẹ́ àbí kò bá àwẹ̀ adẹ̀dì sàlàyé fún wa limadha yakhtalifu al-ulama kí ni tó máa ń fa ikhtilafa al لأنه يتحرر الصواب èyí yóò máa tàhọ́rọ́ pé ìwọ wá lòdòdó ìwọ lòdòdó ìwọ lòdòdó ìwọ lòdòdó olè yóò máa wá olè yóò máa wá olè yóò máa wá àwọn àfáà tí wọ́n ń details ni wọ́n ní ìtìlá wọ́n tójúbọ̀ jùra wọn lọ ní ló fi pé ọ̀rọ̀ èyí tí ó padà correct èyàn tí ó mọ́ ẹ̀rí wá ní ipa èyí tí sọ ah, ọ̀rọ̀ ẹ̀rí ilé ìrà kò sẹ́gun gbélé agbékè so ibá yàgbé so kò sí òsì nímọ̀ sí ìtìláf ẹ wo àlàyétà ṣe ń jò ní nípa pé bí àwọn àfá <clears throat> báwọn sàhábà sí lọ káàkiri ìlú ilé ti kọ́kọ́ jẹ́ madina fún pé ìtìláf ó máa ṣẹlẹ̀ because àwọn tó wà ní Hijaz tánkí lọ́dọ̀ so kò sí bí ò ṣe ní máa sí àwọn ilé ìwà sí fatwa àwọn ilé ìwà sí fatwa yóò àgbà fatwa yìí ilé sọ pé yes ilé nínú ẹ kò sí wàhálà so wítí àdífẹ́ bá ti wá dọ́dọ̀ ilé ó rí pé yóò change fatwa yẹn òun ló ṣẹlẹ̀ sí Imam Maliki yẹn ó sì pọ̀ example ẹ̀pọ̀ example ẹ̀pọ̀ Imam Maliki ṣe fatwa báyìí ẹnìkan sì sọ fún pa ah, Imam Maliki àdásànà kaza ó sì kàdí ó na ó àsìnádà ó ní ànẹ́bì ní pé ká máa fọwọ́ láàrin ẹsẹ̀ wa ah ó ní ọya mo ti change ọ̀rọ̀ mi báyìí mo ti change ọ̀rọ̀ mi báyìí gbogbo àti mọ́ nígbà tí a ṣe fatuwa o ìmọ̀ fatuwa ìsìnkú ya ẹ̀yẹ̀ èèyàn ẹsẹ̀ yìí àdísì ti dé kí ní ẹ̀tẹ̀ ìbáyà bí so kéèké bí àlúmọ̀ bí àfẹ́ nínú wọn fi ń pè ní pé ilé kan sọ́tẹ̀ ilé kan mọ́mọ̀ asọ́tẹ̀ ilé kan mọ́mọ̀ asọ́tẹ̀ lá abadan oníkálùkù ń ṣe tàhábùrí al'adilla so ìbáyà bí wọ́n ila annaha la tufattir àwọn a'imma mẹ́tẹ̀ẹ̀ta Abu Hanifa ni Shafi'i ni máàlìkì ni àwọn lọ sí wípé kò bàwẹ̀ jẹ́ ìjáàmà a sì ti mẹ̀rí wọn tẹ́lẹ̀ àti mọ́ àmbọ̀ abẹ́ wọ́n ni lima ọ̀rọ̀ wa al-Bukhari an ibn Abbas annan nabi sallallahu alaihi wasallam ihtajama wa huwa sa'im wa huwa muhrim ọ̀nà ni ẹ̀rí hadith Bukhari yẹn ipe Ànábì ṣe ìjáàmà nígbà tó wà ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó tún ṣe ìjámà ó nígbàtí ṣe kíni tẹ̀tún gbàwẹ̀ lọ́wọ́ wa rakhasa fil hijama abu yusuf abu sa'id afan abu sa'id wa ibn mas'ud wa umm salama hussein bin ali wa urwa bin zubair wa sa'id bin jubair àwọn tabi'un tí wọ́n sọ yín kọ́ àwọn ní pé ila anna al-hijamata tufattir imam ahmad ngba tí àwọn ngba tí wọ́n àwọn hanabilan àwọn gbà pé yó jawe lima fil musnad wa tirmidhi min hadith rafi' bin khadij bin khadij anna nabiy sallallahu alaihi wasallam qala aftara al-hajim wal majum nítorí hadith rafi' bin khadij letin benu tí kinan gbe tí wọ́n ní aftara al-hajim wal mahjum èyàn tin ṣe ijama tí wọ́n ṣe fún èyàn méjì àwọn èyàn já ẹ ti sínú ولا والابي داود عن ثوبان عن النبي صلى الله عليه وسلم قال افطر الحاج والمعجوم قال الامام احمد احاديث افطر الحاج والمعجوم يشد بعضها بعضا وانا اذهب اليها عم بقى افطر الحاج والمعجوم ميجي ران لوو اولي مو وا اولي مان لو لافيا تي تي بخاري عم ميجي نكون ران لوو سو ايمي لو هي أحاديث متواترة عن عدة الصحابة wọ́n ni mọ́mù tọ̀háwí gbà pé àwọn àhàdìtì ń kọ mọ̀tàwátírọ̀ ní ó pọ̀ wà tó wọ́n lọ́tọ̀lọ̀ àwọn sàábà kọ́lá ṣekùn islam al'ahadìtì lùwàrídà tó kẹfẹ́ rọ̀tún kọ̀dì bayyana ha al'ayyí matul fad walkọ́lù bi an ha tufattir madhhabu akthar fuqaha ila hadith ka ahmad wa ishaq wa ibn khuzaima wa ibn al-mundhir wa awal muwaffaq wa awal muwafiq lil qiyas والذين لم يروا يروا افطار المعجوم احتجوا بما في صحيح البخاري أن النبي صلى الله عليه وسلم احتجم وهو صائم وهو محرم وهو محرم لا ولكن أحمد وغيره طعن في هذه الزيادة وهي قول وهو صائم وقالوا الثابت أنه احتجم وهو محرم قال أحمد وهو صائم خطأ من قبيسة الى مسألة حديثيا كما ستلنا يبي àwọn gbà pé ziyada wà wà sọ ìmì ẹnkọ́ wọ́n ní pé kò sí ziyada yẹn bẹ́ mistake yẹn wà lọ́dọ̀ kanú àwọ̀wà sẹ́mfẹ̀ yẹn kọ̀bẹ̀ sá qala shaykhul islam wà máa ahmad wà lèdè tafakọ̀ alé shaykhan so ipé tẹbá wọnú sahih bukhari àti muslim èyí tó wà nú méjèèjì ni pé wà húwà muhrim nìkan ní lóòtọ́ kò sí wà sọ́ìmù kò sí wà húwà sọ́ìmù ń bẹ́ àmútọ́ wọnú bukhari bukhari af ó dádó pẹ̀lú pé wà húwà sọ́ìmù wọn gbà ìpé rárá kí náà ń gbé khọ́tọ̀wù ni khọ́tọ̀wù ni náà wa ahadithul fitr sarihatun sahihatun muta'addidatu turuq rawaha an nabi sallallahu alaihi wasallam arba'ata ashara nafsan wọ́n ní àwárí àdífi pé àwọn méjì ti jáwẹ̀ wọn o wọ́n ní pé àwọn tán gbàwà ti ẹ̀pọ̀ gan wọ́n fẹ́ tó bí 14 wa saqal imam ahmad ahadithahum kullaha fa kayfa yuqaddam alaiha ahadith min bayni amrayn sahihun la dalalata fihi أو فيه دلالة ولكن أو يسهل والصواب الفطر بالهجامة والفسد والتشريد وسهب الدم الكثير من البدن الموجود في الهجامة موجود في هذه الأشياء طبعا وشرعا وهذا اختيار شيخ الإسلام ابن تيمية وتلميذ ابن القيم وغيرهما من المحققين رحمهم الله تعالى أنا gẹ́gẹ́ báyìí أنا pé èyí أنا lọ náà أنا mọ́sàíkà tí أنا záhàbà dídò pé kínúgbé sheik abdullah al-bassam zahaba ila madhhab imam ahmad ipò báwẹ̀ jẹ́ àmá hadithi èyí tàti wá kàyẹ̀ títí anasi yẹ bóò lásọ̀wá sí yíò so kò sí afẹ́fì èyí kalẹ̀ in tí asìmọ́ pé at-tawfiq aw i'malu dalilain awla min ihmali ahadihima ká lu àwọn ẹ̀rí ká sì jámọ̀ nusus ó pọ̀ àwọn kan pàtó pé záàbà ilé Ibn Taymiyyah wa Ibn al-Qayyim tó yí pé rárá tàbáníkàlù àwọn ẹ̀rí tàbáníkàlù ogun ẹ̀rí tàbáníkàlù ìsí Ibn Taymiyyah àwọn nílò àwọn ẹ̀rí kan wa hiya adillatun sahihah ẹ̀yẹ fún example kan Ibn Taymiyyah lọ sí pé ọkùnrin tó bá dáhùn kí lè kò ní ẹ̀wọ̀n bẹ́ẹ̀ nínú ṣùgbọ́n àwọn adìtì sí wà lọ́tọ̀ nínú ṣùgbọ́n tó sọ́lá onípínkọkùnrin wá kírun mọ́sálásí tó bá kírun nulé ẹ̀páwò ní pé tó bá kírun nulé kò ní ní ládá tó kírùn ní mọ́sálásí tó ń tí kó ti tẹ́lọ̀ ǹgá tí ò bá sí di ó ti tẹ́lọ̀ àfi ní àwọn cases bí mélòó kan tó wà ipé tí yàn fi lè kírùn lè bóyá haufu wà wọ́n jíyàn gbé lásùbá ọmọ kí àsùbá rẹ̀ nulé ẹ mú jẹ nìkan lówó ni ni ó lè ibi tí gbèsè lè dénù àkáà aláyà mú jẹ ní lówó ah ti máa rí lé ní yọ́fẹ́ pa mí ọwà kí o rẹ ní ìnúlé àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àkàtà àfà list oye báyìí àbí so bọ̀ ibùtì ní àgbà ìpé rárá alóò ní ìmúsẹ́ pé ṣùrútù sọ́lá ní nínú bí ó sì jẹ́ kí kíyàn sálọ̀ alájẹ́ ṣùrútù gẹ́bẹ̀ náà ni pé kíyàn wà ní jama'a bó ṣe kàrà fàtí bàtà wọ́n sálàyé ọ̀rọ̀ ẹni bí ṣẹ́rù rìsálà wọn bí àbí sẹ́dà alkárawa ni fi mazhabi malikiya àwọn sálàyé pé rárá tabaníkà lò àwọn èrí mi wà tà nílò ok bó lásáfẹ́ sí ẹ̀rí pé ìrun jẹ̀mọ́ mọ́sásí ó lọ́lá jù kíẹ̀kí ìrìn lọ ó lọ́lá jù òun náà lọ́lá nù ìyẹn náà ní àwọn ládá tí ẹ̀ òun kàn ní ládá jù pẹ̀lú èyíbáyìn àtàwọn ẹ̀rí mi ẹ̀rí mi ẹ̀rí mi tó ti ẹ̀wà so èyàn gbọ́dọ̀ pé tàbá mọ́kìtò ilé òun láti lè rí ilé ìlò àrílé lò àrílé náà lò èyí tàfi rí gbogbo ẹ̀rí ìlò ní pé ká sọ pé nasikh wa mansukh tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì clear níbi hadithi ẹ jẹ́ ká tún hadithi ẹ̀ka ṣe bí hadithi náà ni pé Anas bin Malik wọ́n ní pé awwalu ma kurihati al-hijara lis-sa'im kúrìyà àìhọ́gbìmà àkọ́kọ́ wọn kọ́kọ́ ní mọ̀kúrúwù ni àrámù ni ọ̀gbọ́dọ̀ sí ìjámà fáláwẹ̀

وكان أنس يحتجم وهو صائم ويبقى أنس ينقو ìwà máa ń ṣe kíni o ìmọ̀ ń ṣe ìjámà nígbà tí ń gbàwẹ̀ ní ọwọ́ ẹjí ká wọ́n fàwẹ́ ìjẹ́ ní kàtùmà bára wọ́n ni ajma al-ulama ala anna al-akla wa shurba wal kíyàn súnmọ́ obìnrin ọkọ̀kọ́ báwẹ̀ jẹ́ kò sí ìkìláfà kẹ́m̀bẹ̀ tí ń bá mọ́ mọ́jọ tó bá mọ́ mú yóò ṣe kàfàrọ̀ kọ́hun rárá yóò ṣe kọ̀dọ̀ kọ̀dọ̀ òun yóò ṣe yóò gbà wẹ̀ padà lẹ́yìn rọ̀bọ̀dọ̀ tó ń ti ẹsẹ̀ tó ní agbára tó wà lọ́rùn rẹ̀ àmọ́ ìtọ̀hámù sittina miskina oye báyìí àbí ìtọ̀hámù sittina miskina náà so bọ̀ wọ́n ṣe ikhtilaf níbi alhijama kínan bí kọ́hùlà bí káàlìsì náà ń pè ní bí kí a ma fi nǹkan sí ojú láàkàtà pé yóò lè wọnú ojú inzal bidoni jima kí nǹkan jáde ìyẹn mú ní pé mú kàn gbàgbé ni ìyẹn mo ní pé máa ń fẹ́ ka àwọn ọ̀rọ̀ àwọn àfáà fún wa bẹ́ o ní pé kí àtọ́jáde lára ọmọ ọkùnrin láìsí pé ó ṣe jì máa ń wù bóyá ń bóbìnrin sí rí lọ́wọ́ ìkan wá jáde ẹmìnkì kí bí ó kù ṣe jì kan àbúlọ bó lọ ń fọwọ́ kọ obìnrin olóbìnrin àbóbìnrin tí ẹ̀ because in this case kò sí yàtọ̀ láàrin obìnrin olóbìnrin àtóbìnrin tèyàn min bá bí pé rẹn sì bí ìyàwó mi tẹ̀wà lílé ó sàn àwẹ́ 60 náà ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ó kàn tún lé ọ̀nkọ́ tó ti dẹ́ẹ̀sẹ̀ ìsìnà máa tàbí bí obìnrin olóbìnrin ni ṣe bí olóbìnrin níbi àdífì ẹ̀rọ kò tábà ní pé wà kọ́ọ̀tù ala ahli wa ana sa'imun ah èmi ń wọ́rọ́dù ìyàwó mi ni

because ìyẹn ti jẹ́ aṣùlù ipé tọ́kí bí ẹ̀rọ̀fà dọ́ 10 ní òfú á ní gbígbà wẹ̀ máa ẹmà dé pé ó lè lead sí bí i halaki gan ẹni ẹni ẹgẹ́ lè fẹ́ bọ́ ara ò ad-darar marfu' shar'an ad-darar marfu' shar'an in tó bá ti fara níyà ṣẹ̀rí àti kọ́kọ́ gbogbo fún aná ṣe báyìí àbí ẹ̀hẹ́ so al-muhim ni pé àwọn mọ̀bílù àwọn fàwáìdì tàti mú bẹ̀rẹ̀ náà ah, lillahi alhamd ó ti níbi kan tí ó dé fún wa níbi masala so ká má gbàgbé masala yìí àti kàdí yìí inṣáàlá a mú nǹkan mi ọ̀rọ̀ iktihalu náà eh, ọ̀rọ̀ kí ẹlú kọ́l an bọ́ àti bẹ́ẹ̀ ni ọ̀la inṣáàlá an bí wa barakallahu wa jazakumullahu